يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب أعوذ بالله من الشيطان الرجيم فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم الرجيم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم صدق الله العظيم الحمد لله رب العالمين الذي بنعمته تتم الصالحات والصلاة والسلام على خير خلقه محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى سل الأنبياء والرسل وعلى آله وأصحابه وعلى كل مدى بدعوته وسند سنته واهتدى بدل يوم الدين ما بعد أقول فون والله الحمد لله adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àwa parí ọpa pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin atọrọ ìkẹ́ ìgẹ̀ fún ànábì wa muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ànábì ọlọ́run tí a jí sọ́nà síwájú ẹ̀rìn àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún àwọn mọ́lẹ́yìn ànábì ìrọlọ́n bá ní yọ́n sí wọn yọ́nú sí àwa náà àwọn ọmọdọ́ ma wá bá ní yọ́nú sí wọn gẹ́gẹ́ bíbi tí àfọ̀rọ̀ náà ti sí ní àná lórí àkọlé gbogbogbò tá a fi ń bára sọ̀rọ̀ ní àsìkò yìí asíyásàtú alìsìlám wàlmùsìlìmù asíyásà alìsìlám wàlmùsìlìmùn politics islam and muslims politics islam and muslims àti yànnàná kí la ń pè ní islam àti yànnàná kí ń pè ní politics lè ìtàlẹ̀ sọ́mbẹ̀ kọ́kọ́ yé wa bá ná pé ìtàlẹ̀ sọ́mbẹ̀ ni torí pé àsìkò tá ń lò tó àwọn afẹ́ yẹn nana al-muslimun tàti bẹ̀rẹ̀ lánàá ajá mọ̀ wípé a ní àwọn ànábí ọlọ́run tí wọ́n síwájú ànábí wọn lẹ́sìn míì tí wọ́n tí wọ́n ti lọ kánàbí muhammadu gbẹ̀yìn ó tó dé wọn lẹ́sìn mí ìtàn mú wá fáwọn àjọ wọn gbà náà ju islam lọ ní àná àárín tí islam jáde lórí ahán anábì nuhu alayhi salatu wassalam àmú anábì ibrahim alayhi salam ní suratul hajj aya gbẹ̀yìn aya wàjáhìdú fìláhì haqqo jihadihi huwa jitabakum ọlọ́ni ẹ̀sàpá tó jọ ọ̀nà ọlọ́ni pàpá ìsàpá òun ló ń sàyìn lẹ́sà wa ma ja'ala ọlọ́run ní òun fi sínú ẹ̀sìn yìí tí ṣe islam òun fi nira síbẹ̀ millata abikum ibrahim ìlànà bàbá yá àgbà ní ṣe ibrahim huwa sammakumul muslimina min qabl huwa sammakumul muslimina min qabl òun ló sọ yín mùsùlùmí síwájú olùsọ́kẹ́ ni òun ló sọ yín ní mùsùlùmí síwájú níbo ló ti sọ 120 8 ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك nígbà tó kọ́ ìkàábà tán ó wá tẹ́wọ́ sọ́lọ́run ìrọ́lọ́wọ́ bá èmi àtọmọ mi Ismail ṣe àwọn méjèèjì ní mùsùlùmí tó wá bá ń gbé ìdínà àwọn ọmọdọ́ ọmọ mi ummatan muslimatan lak ìjọ tí wọ́n jẹ́ mùsùlùmí ẹ̀rí Musa àrọmọdọ́mọ Ibrahim ni aléhìsàlám Isa àrọmọdọ́mọ Ibrahim ni aléhìsàlám torí pé Abul Anbiya bàbá àwọn anábí ọlọ́ni Ishaq ọmọ ẹni Yakub ọmọ ọmọ ẹni Yusuf ọmọ ọmọ ẹni gbogbo wọn pátá ní Islam dáyé lórí ahán wọn ẹwà jẹ́ wo orí àwọn ànábì méjì tó súnmọ́ jù Musa tí àwọn kẹ́ ń pè ní Mose àti láwọn stankisa ń pè ní Jésù Islam jáde lórí ahọ́n wọn sọ́tù Yunus aya 84

lórí ahán Mósè kí ló jáde ńbẹ̀ mùsùlùmí ẹjá wo orí ahán Ànábì wa Ìsá sọ́tà al-Imran chapter 3 verse 52 falamma ahassa Ìsá minhumul kufr orúgbà tí Ìsá sí àkíyèsí pé àwọn tí a ń bẹ pẹ̀lú wọn disciple àwọn àwárí yóò ó kẹfin ìgbẹ́fẹ́ di kèfèrí qal wà dáun man ansari ila Allah ta ló fẹ́ jẹ́ alamase mi lọ́sọ́dọ̀ Ọlọ́hun qala al hawariyun àwọn alabani rẹ̀ àwọn disciple wá sọ báyìí pé nahnu ansarullah àwọn ni alamase rẹ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́hun amanna billah Ọlọ́hun la gbàgbọ́ o washhad bi anna muslimun abe kó jẹ́rìí pé àwa muslimin wa Allahu akbar washhad haúláhì al-muslimun kọbùdá bí ìfẹ́ ti muhammad sassara ọgbọ́ni ìran kanú inú àwọn musulmi o n kọ́ lágbàlérò ń bí ṣùgbọ́n n kọ́ lágbàlérò inú àkọlé wáyì olùmọ́ bá pàdé ní Al-Qur'an Karim ṣùgbọ́n musulmi tá àgbàlérò o náà ni musulmi tí Ọlọ́run bá kójọ láti pàṣẹ ànábì sallallahu alaihi wasallam gbogbo alama ngbàtí bàbá wa àgbà bónúkan kọ́mí jésù rọ̀mà fọ́lá ńgbàtí ń ròyìn ànábì ó ní nubbiya bi ikra'a wa ursila bi mudaththir ó láàsọ ànábì di ànábì ọlọ́run pẹ̀lú gbólóhùn ikra àìsọ́ di òjíṣẹ́ ọlọ́run pẹ̀lú gbólóhùn ya ayyuha mudaththir qum fa anzir ó ní dáàbsọ́dù jíṣẹ́ ọlọ́run níjọ́ lọ́wọ́ sọ́dù jíṣẹ́ ọ̀rẹ́ nìkankan ó ìrọ́lọ́ ọ̀bọ̀ sọ́mọ̀ ìdòjísẹ́ ọlọ́run ta ni máa pè sallallahu alaihi ta ni ó dámi lóhun ó nìkan lórí ẹni mùsùlùmí jọ́nà lọ́n ìyàwó ẹ̀ wá anha ó wá gbọ́ tí Ànábì ń sọ akbar pè mí kí ń dẹ́ lóhun fadá Muhammadun sallallahu Khadija bíntà Khuwaylid radiyallahu ta'ala anha Allahu ta'ala anha lánàbí bá pè lọ bá dáná bí lọ sallallahu alayhi wa sallam òun là kọ́kọ́ obìnrin tọ́kọ́ gbọ́lọ́gbọ́lọ́ ẹ̀yìn ànábì sallallahu alayhi inú bí táwọn obìnrin ti ju àwọn ọkùnrin lọ́nu wọ́n fi àkọ́kọ́ ìgbàgbọ́ jù wá lọ Allahu akbar tí a bá ń ròyìn pé obìnrin nínú Islam àwọn mùsùlùmí wọ́n lẹ́yìn ànábì Islam tánàbì mú wá obìnrin lọ́kọ́ gbàgbọ́ náà ni mama Khadija radiyallahu anha àálì ọmọ kékeré ni ó ń bẹ́lẹ̀ ànábì ọmọ ń kú ànábì ni àbútọ́lù lóbíun ó náà gba ànábì gbọ́ sallallahu alaihi wasallam mùsùlùmí di mélòó wọ́n di mẹ́ta pẹ̀lá ànábì ẹrù bàbá ànábì jánpé ní muhaiman baraka abashiya ó náà wà ní ọ̀dọ̀ ànábì ó wà náà tọ́jú ànábì pẹ̀lú ya ànábì ó náà gba islam wọ́n di mélòó di mẹ́rin zaid ibn haritha ẹrù khadija tó fà kalẹ̀ fún ànábì tánàbí kọ́ fi ṣe ọmọ kan sọ pé kèsọ ọmọ wọn mọ́ oná gbà Islam bá a sí ní dáńpẹ̀ ní Baitul Muslim hmm. ilé Mùsùlùmí alìbùsọ̀t Mùsùlùmá ẹbí Mùsùlùmí kò wá pẹ́ sígbà yẹn àbákiri wá ànábì wálé ànábì pé ọgbà Islam ó kò lọ́dọ̀ ànábì jọ́ kejì ọgbọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ lọ Zubair ibn Awam Sadu Abdul Waqqas Tọ́lá ibn Ubaydullah gbogbo wọn báyìí okùn wọn wá bá ànábì níjọ́ kejì hakadha bada islamu yantashir bí islamu ṣe di tó ń gbòrò rẹ̀ o ní di ń fọ́nká ní fàkàwọn Allah subhanahu wa ta'ala ummata li Muhammadin sallallahu alaihi wasallam bọ́nà bá ti wá gbé ìjọ lé ànàbí lọ́wọ́nu sallallahu alaihi wasallam bọ́nà sí kó ìjọ fánàbí ni ẹ lẹ́mọ̀ ìjọ rẹ̀ ń sọ́nù musulmi tá ń sọ ó ní ẹ àwọn musulmi yà àkọ́kọ́ láyé àní Muhammad sallallahu alaihi wasallam àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam báwo ni wọ́n ṣe ṣe pẹ̀lú politics pẹ̀lú òṣèlú wọn ọ̀kọ́ tí kún sí àwọn musulmi ìjọ́ kìíní àná wọn ọ̀kọ́ tí kún sí ọ̀rọ̀ òṣèlú àwọn tán bá kàtí àkan tí ó kanáà àfá wa ṣe ó pè ní al-manhaj as-siyasi fi sirati nabawiyya sallallahu alayhi wasallam ó ní ìlànà òṣèlú inú ìtàn gbésí ayé ànábì sallallahu alayhi wasallam ọgbọ́ni ìlànà òṣèlú nínú ètò gbésí ayé ànábì muhammad dr mundur mundur olọ́kọ ìwé yẹn ó fi hàn á bí ànábì ṣe kọ́ àmùsùn ló sèlú sallallahu alayhi wa sallam ó practice ẹ̀ fún wọn hmm. ó ṣe gẹ́ni ó lò ó ṣe níṣe gbogbo ń tọ́ ikú wọ́n ní lásìkò wọn ni a ní tánàbí fi nǹkan kan sórí ètò ó dá àti ma wọn látítì ọgbọ́ni wọ́n la títí lásìkò ànábì Muhammad wọ́n ṣe bridge wọ́n ṣe bíríjì lásìkò anábì Muhammad àwọn amíkàná Allahu Akbar wọ́n agbègì sí tí èyàn fi ma kọjá ní ìbámu ọ̀làjú àsìkò yẹn Akbar gbogbo bí kárùkú ó ṣe kọ́lé ìlú Madina anábì lọ bá ń sàálà rẹ̀ bẹ́ẹ̀ sì kọ́lé báyìí kí lè alayhi wa sallam ó tún ní ọjà kó tó dá ọjà alẹ́ ọkọ̀ káàkiri ọjà àwọn Yahudi ó supervise ẹ lọ ó wà lọ́pọ̀já àwọn ìwàtàwójí wọn ti jẹ gàbálì gbogbo kan ó wá wá ètò pé bí àwọn èèyàn bá ń bọ̀ tán fẹ́ wọ̀ lù Mádínà ọjà mùsùlùmí ọkọ̀ kan ó wá dá ọjà lẹ́nu ọ̀nà ìlú kò wá fọjà lẹ́lẹ́sán tó ń supervise sallallahu alaihi wasallam àti máa lọ sọ́jà lásìkò Murtada inú tó yánú gbèsè ayé Ànábì sallallahu alaihi wasallam Ànábì ń káàkiri ọjà ń jọ kan ẹ̀yin ìjọba tẹ́ ìjókòó sọ́fíìsì tẹ́jẹ́ mùsùlùmí arábìtú lọ sọ́jà sallallahu alaihi wasallam lọ́wọ́ rí ìrẹsì kan lọ́wọ́ nígbà tọ́bọ̀ báyìí ńgbàjọ́ tọ́bọ̀ kan rí tútù mẹ́ni ní ó rẹ̀sì náà ojòlọ́rọ̀ sí ojòlọ́rọ̀ sí ojòlọ́rọ̀ sí a ń bí lójòlọ́rọ̀ sí kí lójò òjò fi síta ìyí tó tútù ní òkè ló yẹ kọ́ fi sí káyé lè mọ̀ pé tútù lọ ń ta ìjọ́ ìnàbí sọ mọ̀ngásánà falẹ́sàmìnà ẹn bá ti jàmbá wa sára jọwa má sallallahu alaihi wasallam àsíjọba rere yóò tún mójú tọrọ market yóò lè control market ẹ̀rì gbogbo ilé òun náà nìgbésí ayé tí ànábì lò sallallahu alaihi wasallam ńgbà ànábì wà lọ tán sallallahu o náà ní ń gbà tó pé ànábì sallallahu alaihi wasallam kò yẹn olórí ilẹ̀ tó fi lọ kò sí kíní ànábì ò yẹn olórí ilẹ̀ kó tó lọ mo fẹ́ kẹ́ gbọ́bìyẹ asíyásá alìsìlám wal-muslimun in tí yíó sèlú jọ náà lọ́n lọ́dọ̀ tí wọ́n ni kẹ́yìn olórí kí lò sèlú tí náà lé kẹ́yìn olórí náà ní ó yé wọn pé báwọn bá sìnkú ànábì àwọn olólórí mọ́ alóòsọ wọn gbé gbogbo bí kíbi tẹ́ bá ti wà tí ó bá sí olólórí àṣẹ́tàn lólórí yìí wọ́n sì gbà púpọ̀ àná ti ń bẹ́ẹ̀ni olórí àwọn ni Allahu Akbar wọ́n àsìkò ànábì àgbàtẹ́yìn olórí Allahu Akbar ẹwọ́ fíkẹ́ àwọn sàábé wọ́n ò sìnkú ànábì àgbàtẹ́kẹ́ni àfìgbàtẹ́yìn olórí ó sì gbà wọn lọ́jọ́ mẹ́ta Allahu Akbar anábì tó sọ fáwọn mùsùlùmí tí ó kú yí bá kú láàárọ̀ ẹjọ́ lọ sùn rọ̀lẹ́ rẹ̀ ní sàárè tó bá kú rọ̀lẹ́ orin alẹ́ta rẹ̀ tí túnmà sí pé n pẹ̀lú ní pé anábì ní ẹ tètè máa sìnkú inú nǹkan táìdí lòkú Muhammad sallallahu alaihi wasallam kó láǹkan mẹ́ta kan bẹnu àdíjì àlígbà ọlọ́dọ̀ a ò gbọ́ ọmọ ìdílé rẹ̀ ó àìdílé ah, rẹ̀ obi tó bá ti ní ọ tó nida ní ti rí ọkọ fún ẹ fi lọ́ra mọ́ bẹ́ẹ̀ ti kú ẹlọ sí fi òkú ànábílẹ̀ fọjọ́ mẹ́ta àgbà tí a yanjú ìsìnkú ànábì tán àbígbà tí a olórí tán ní tó sìnkú ànábì sallallahu alaihi wasallam àwọn musulmi ọgbọ́dọ̀ sí kíní àgbọ́dọ̀ fi kéré àgbọ́dọ̀ fi kéré torí díẹ̀ lẹ́nu wọ́n fi kò lórí pé ẹ̀dán àfẹ́ o náà ni abubakar radiyallahu ta'ala anhu kó tó wá di pé wọ́n yàn abubakar àwọn ọ̀rọ̀ kan bẹ tí abubakar sọ so, gbẹ̀rẹ̀ tánà bí kúta sallallahu alaihi wasallam àbákì ní pé wà làbúdẹ̀ lè hádà dín man yà kú mú bí anábìlò ti lọ yìí ẹ̀sìn yìí ọ̀ràn yẹn ní kálẹ̀ tí ó mú dání inú ọ̀rọ̀ tọ́kọ́ sọnù ọ̀ràn yẹn ní agbọ́ ọ̀rẹ́ tó túnkẹ́ ní tí ó mú dání tí ó jò lórí ń tó ó ń lá islam ila jama'a ó ní òsí islam àbíkásẹ́ dábẹ̀ jama wàlá jama àdá ilá bí imara ó yíye jama dábà ní olórí wàlá imara àdá ilá bí tọ́à olórí náà sì rẹ̀ kò lè kẹsẹ̀ járí àbíkárí àwọn aráàlú tí ó ma gbọ́rọ̀ sí ní ẹnu bẹ́ẹ̀ la sọ̀rọ̀ Usman fún ní jẹrin tó ní ọlọ́ọ̀bà lèkẹ́ ọlá a máa fi agbára yí nǹkan padà ìntàrùkà lò lè yí padà ẹ gbọ́rọ̀ Ali radiyallahu àti gbọ́rọ̀ Abakiri àti gbọ́rọ̀ Abakiri lórí ká lórí ìkání olórí àtìgbọ́ ti Umar àtìgbọ́ tí Umar sọ lórí ìkání olórí àtìgbọ́ ti Uthman àtìgbọ́ tí Uthman náà wí lórí ìkání olórí owakò Ali radiyallahu anhu wọ́n bẹ́kẹ́ ẹgbọ́n tààlì wí Ali radiyallahu ta'ala anhu wọ́n la budda linnasi min imaratin ajira Allahu akbar ó ní ọ̀rọ̀ èèyàn ní àwọn èèyàn ọgbọ́ wà nínú ìlú ó ní olórí ilẹ̀ jẹ́ olórí rere ó lè jẹ́ pòkì baratan káànàjà òfàájìrà mi jẹ́ ọ̀rọ̀ olórí dé olólè jẹ́ olórí dáadáa ó lè jẹ́ pòkì pàpákúrú ẹ̀hànà alìlàsàgbọ̀dọ̀ ni agbọ́sẹ́kẹ́ ni agbọ́dọ̀ ní a ní olórí tó dá ayẹ̀ hànàná la ilaha illallah ìbòyàn gbọ́dọ̀ sófo agáyẹ ẹ̀rìkẹ́gbọ̀ jókòó rẹ̀ nígbàtí a lè sọ̀rọ̀ yìí àwọn musulmi sẹ́mà fàkílà ya amílàlì mọ̀mìnì hadi barra kọ̀dà rafunáha olórí rere ìyẹ́yẹ wa olórí rere olórí iká ní olórí rere ọkílẹ̀ àsíwá gbogbo ti ẹkọ́ rínú fàmà báàlù kí ni túnmọ̀ olórí burúkú la ilaha illallah iṣẹ́ tí ó máa ṣe yùkọ́mù bí ẹ̀rẹ̀ hudud akramakumullah tí àwọn èèyàn bá ṣe ọlọ́run o ní ọmọ mú àṣẹ lọ́n sẹlẹ̀ wọn lórí àwọn punishment yóò máa mú ṣe kódà kó máa mú tí ẹ lọ ọgbọ́ni kódà kó máa mú tí rẹ lọ tí òfin bá dé yóò mọ́ fi ṣe lórí àwọn èèyàn wa yu'manu biha subul bákanáà sì rèé ìjọ máa ṣe ní pé ọkàn balẹ̀ lójú ọ̀nà kò ní sí wà láàánú ìlú bá bá ń lọ láti Èkó lọ sí Mẹ̀dúgùrí lọ sí Kánò Sókótó Anambra gbogbo ẹ̀ a lọ ààbọ̀ rọrùn ojúṣe ẹnu yóò mọ́ àbùbádù kò bá yàpò kí kò bá sí kí ni kò bá yàpò kí kò bá kan náà yùjáàrù bí alàdù tí ọ̀tá bá dé láàrin máa jagun ọgbọ́ni bọ́ta bá dé ṣebó náà ni ó pàṣẹ pé ń dé ó yá ẹ̀kọ́jú wọn àbí àṣẹ láti lọ jagun bẹ́ẹ̀ni wọ́n bákan náà wọ̀ yíkùsàm bí i àlìfí àwọn ọ̀rọ̀ ìlú oníọba nípin fòjúrú rẹ̀ ìjẹ́pò kí rẹ̀ olóní kọ̀gbọ́n sọ́lọ́n lẹ́nu rẹ̀ kọ̀gbọ́n sọ́lọ́n lẹ́nu rẹ̀ ọ̀dọ̀ ti ẹnìkan ló wà ẹni tó yẹ ká fìyà jẹ àfìyà jẹ ńgbà tó ṣẹ̀ ọkàn wa balẹ̀ ọkàn wa balẹ̀ ńgbà tá ń lọ tá ń bọ̀ nínú ìlú adísinmi ọ̀tafẹ́jà wa lógun olóngbógun dìde àwọn ọ̀rọ̀ ìlú ó sì bá wa pín ó sì dọ́dọ̀ wa ló wá kù Allahu akbar Ibn Taymiyyah rahimahullah rahimahullah inú fatawa wọn àti tí àwọn asíyàtọ̀ ṣàríyà bàbá ní yajib wọ́n lọ jẹ́ ọ̀rọ̀ àyàn an yóò ra kálọ̀rì ma anna wilayata amúrì nas wípé kí a ní tí ó máa darí àwọn èèyàn min adam din ọwọ́ àánú tó tóbi inú ẹ̀sìn bal la qiyama din illa biha ẹ̀sìn ò tí ẹ̀ lè dúró àbíkálá darí ẹ̀rì fẹ́nà kó tó pọ̀ ma nábi adama látẹ̀tí maslahatuhum wọ́n ní rere wọn dáadáa wọn ò lè pé illa bishtima àbíkán panupọ̀ lè hajati ba'dim la ba'd torí pé wọ́n ní apákan ní bùkátà sí apákan wala budda inda shima min ra'sin a sì gbọ́dọ̀ kójọ kamalo lórí àbọ̀síkẹ́ni àgbùdọ̀ kójọ kamalo lórí kan wọ́n ní àtàkọ́lẹ̀ nàbí tó gbá nàbí sọ yí pé tẹ́ bá jẹ́ mẹ́ta idha kharja thalatha fi safarin táwọn mẹ́ta bá jáde láti lọ sí ìrìn àjò fọ́lùbí amir adáhù kan yá fẹ́ nìkan wọn sí olórí imam ahmad òun náà ló mú jáde bẹ́ẹ̀ sì wá mọ́ rí lọ́dọ̀ àwọn àfáà wanu látàrí àwọn sàábé wọ́n gbàgbọ́ yí pé ọ̀ràn yẹn ní ká ní olórí ni inú àwọn ọ̀ràn ni ajma ala dhalika yàní una alajila àwọn àfáà wa ńlá ńlá ńlá qadiman bí a torí lẹ́ẹ̀bù làwọ́ sí wá délé ní láàpé àti ìní olórí ìsòsèlú kìsàrẹ̀ ẹ̀sìn wa a mọ̀ pé ọ̀rọ̀ tá ń sọ yẹn àjọ àwọn ẹni ìsáájú a sì ń pariwo àwọn sálà àwọn sálà àwọn sálà haula ìsálàfúnà hmm, àwọn aṣíwájú wa rèé o àwọn nìyẹn ìta ti sọ ń pa òṣèlú ní wọ́n fi ọ̀rọ̀ olórí wọn mú kékeré níbòlẹ̀ wá fi sí hmm. níbòlẹ̀ jẹ́ tó ń sọ ẹ̀tọ́ sọ́dọ̀ àwọn afọ́ olóṣèlú àwọn tí a tó ń pariwo ẹ̀sọ pé islam síyásí náà ṣe ẹ̀rí torí díẹ̀ níbi ẹ̀sìn wọ́n fi sínú àti gbọ́dọ̀ ń bẹ̀ yẹ lọ́wọ́ tó ká ókè ìtàwàjẹ wá ń sọ ọgbọ́ni bàbá fẹ́ lólórí nísìn ibi tán tí ma ń yànú ní Nàìjíríà tó ní ní Nàìjíríà tó ní tàbá fẹ́ ní olórí tàbá fẹ́ ní olórí kò síbà fẹ́ yàn kò síbò mí ìta ti yàn yà ti yàn nù lábẹ́ democracy náà ni ọmọ orílẹ̀-èdè rere ọmọ orílẹ̀-èdè dáadáa almuwatinu sọ́lì ọmọ orílẹ̀-èdè rere ó gbọ́dọ̀ mọ̀ yí pé yíyan olórí ìlú wájibun shar'i wájibun bọ́lá sí a máa sọ pé mọ́dá sí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tó hùn ní káwà pé àfẹ́ẹ̀sì kan ó wá ń sọ pé òṣèlú kọ̀kan wá àwa kìí sọ àwa kìí gbọ́ ẹ má bèèrè lọ́wọ́ wa àwa kìí má dá sí àwa ń rí àwọn jẹ́ ń sọ ìná láwárí táwọn olóṣèlú ló dépò tí wọ́n lọ́mọ bẹ̀wọ́ wò kílẹ̀ wọ́n bẹ̀ wọ́n <laughs> ni masláà ni wọ́n

والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر